الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقف الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوان نبوى محمد صلى الله عليه وسلم الشيخ الألام ربي بن حادي المرخلي رحمه الله ونمه فكل من ادعى لله ولدا لا يقول إلا الكذب سواء العرب الذين قالوا إن الملائكة بنات الله أو البوذيين أو البراهم الذين يدعون ذلك لبوذا أو إبرا إبراهام أو النصارى الذين يدعون أن عيسى هو ابن الله أو الله أو ثالث ثلاثة kullu dhalika kadhibun waftira kullu dhalika kadhibun waftira'un 'ala Allah wọ́n gbogbo ẹn tó bá ti pè àkìmọ́ra ọmọ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala intẹni ẹ ń sọ irọ́ ló ń pa kò bá jẹ́ àwọn lárúbáwá because àwọn lárúbáwá ń gbẹ̀yìn àwọn kùfàr àwọn náà ma ń sọpọ́lọ̀ bá bímá ó kẹjẹ pa àwọn táà ma ń pè ní ọmọ ọlọ́run àwọn ni wọ́n wà ní obìnrin ni wọ́n àwọn màláíkà ọmọ obìnrin ó pẹ́ ọlọ́ọ̀bá ọmọ obìnrin nìkan ló bí àwọn lárúbáwà ẹ̀dẹ̀ ni wọn ò dẹ̀ kí ń gbà wọn èkí fẹ́ bímọ obìnrin tí wọn bá tán bá bímọ obìnrin wọn lọ máa ń sin láàyè ni lọ́lọ́fin sanu Qur'an ni pé wa idhal maw'udatu su'ilat bi ayyi dhanbin qutilat because tẹ́bà ti bímọ obìnrin wọ́n máa ń ka ọmọbìnrin kún ìtìjú wọ́n wà lọ sin ọmọbìnrin ẹ láàyè ọmọbìnrin tẹ́yìn wọ́n ń kà kún ìtìjú tẹ́yìn lọ ń sin láàyè òun lẹ́yìn wá fi ń tì sọ́lọ́ pé lọ́lọ́fin sanu Qur'an ni pé ah, ẹ̀yin kọ̀nsídà kẹ́yìn bí mobìnrin bí ìtìjú ẹwà lè mi bí mobìnrin tàà lọ mobìnrin lọ́hun àmàláyíká ọ̀rọ̀sọ́ lọ́wọ́ òdẹ̀ bímọ ló jẹ́ kí ọ̀tọ̀bá Yorùbá fíìmù ọ ti mara àmàláyíká obìnrin màláyíká tán di irun tán di sùkú wọ́n ti change ọ ti lákídà àwọn ẹlẹ́bọ ọmọ pé kíyàn ní nǹkan báyẹn àkídà ẹbọ ní ipọ́ lọ bá bímọ obìnrin ipa màláyíká obìnrin ni wọ́n so ibáyìn àbí Ọlọ́run sọ ní Kùránì innal la yu'minuna bil akhirati la yusammuna al-mala'ikata tasmiyata al-untha ọlọ́run ní ṣẹ̀rá wọn tí wọn ò nígbàgbọ́ ń pa alìkìyàmà àwọn náà máa ń pè àwọn màláíkà ló kó obìnrin bí màláíkà yìí obìnrin ni obìnrin ni ọmọ obìnrin ọlọ́run bàdẹ̀ ni wọ́n so ọlọ́run náà ti kílẹ̀ pé ara òun ò bímọ òun ò bímọ gẹ́bẹ̀ náà làwọn buziyun àtàwọn àwọn barohima àwọn hindus àtàwọn àwọn onítàmọ̀sí brahma àwọn yẹn náà wọ́n kílèmù wípé wọ́n kílèmù ìwé náà fún Buddha àti Brahma ike Buddha ń kọ́wọ́ òun náà kọ́wọ́ ọmọ ọlọ́run Brahma náà kọ́wọ́ àwọn ẹ̀sìn wà ní India àwọn náà wà ní India wọ́n ti ẹ̀pọ̀ ń bẹ̀yẹn irú àwọn bẹ́ẹ̀ lọ àwọn India ti ẹ̀mọ́ ní fámílì ọlọ́run tí bàbá ìyá àtọmọgbọ́n ó jẹ ọlọ́run ó India ọlọ́run ọkùnrin ni ó wá rí ọlọ́run obìnrin míì ó sì bẹ̀rẹ̀ sí ní máa ni látara ṣáwà bó ṣe rí ọlọ́run obìnrin báyìí pé ah ọlọ́run obìnrin ló fáyìn tó báyìí wallahi wọ́n dẹ̀ tún bákanú wọn sọ wọ́n sí fún níwé wọn wá ní yes bó ṣe rí náà ni ah ọlọ́run mọ̀ lọ ń sọ yíó ní ẹ ẹ̀hẹ́ bó ṣe rí náà ni ẹ̀nà bí kẹ mọ́gbọ́lọ̀ nǹkan tó sákò nùlú india bámú àwọn tún ní àwọn èèmà tó ní agbára gẹ concept ọlọ́run ló jẹ́ bí kọ́nsẹ̀pì islam nípa ọlọ́ọ̀ba òun ló fi ń mẹ́jù òun ló fi ń clean jù òun ló fi ń pọ́n ọlọ́ọ̀ba léjù òun ni ò tàbùkọ́ ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala kul allahu ahad ẹyọ kan lọ́lọ́ọ̀ba lam yalid wa yulad kò bí mẹ́nìkan ò bí family kí ni dìtí súra yẹn fi sọ̀kalẹ̀ àwọn kèfèrí wá muhammad sallallahu alaihi wasallam wọ́n ni ansib lana rabbak bá wa sọ lineage ọlọ́run ọba rẹ̀ sọ́lọ̀wọ̀ bá rí ó yẹ kó nà ní ilé ẹjọ́ kó lẹ́bí kó lára ọlọ́run wá sọ súra kalẹ̀ pé kúl huwa Allahu ahad sọ fún ọlọ́ọ̀bá ẹyọ̀kan ní línéjì ọlọ́ọ̀bá nù tàbí ẹmà ẹyọ̀kan náà lọ́ọ̀bá òun ló fi jẹ́ pé nígbà yẹn àwọn ọba ń gbà yẹn tọ́bà kan bá gba ipò mọ́bà míì lọ́wọ́ sẹ́mọ̀tí ọkọ̀ sí ni yóò eradicate gbogbo láìnà ọba tó wà bẹ̀tẹ̀lẹ̀ gbogbo àwọn ọmọ ọmọ ọmọ rẹ̀ tó bá ní àbí bàbá bàbá àbáwọn tó bá jẹ́ bí ọ́nkù àwọn táwọn náà tún lè contest fún agbára kí ni ó ṣe yóò eradicate gbogbo wọn dànù ìfẹ́ rí yóò pa lineage wọn rí àmọ́ Ọlọ́run bó lineage Ọlọ́run bó ní nasabu dẹ́kọ́ à nípa fẹ́ pa lineage Ọlọ́run bá rí Ọlọ́run òbí ma tọ́lọ̀ bá bá ilé bímọ ìtumẹ̀ ní èyí náà tún lè lọ́mọ èyí náà tún lè lọ́mọ kí wá ní àtàlà àrà àtàlọ́mọ tọ́lọ̀bá sì lè bímọ ìtúrẹ ní pé ó ní possibility pọ̀ lọ́bàá lóòtún ní bàbá possibility yẹn ti wọ̀ ọ̀rẹ́dì tó bá ilé ti lè bímọ ó ti lè ní bàbá báyìí bó ṣe máa padà lọ nìyẹn wípàdà rí research lórí kìíní like lẹ́ni tí ọkàn rẹ̀ ó yókò níbi ìfẹ́nu just research kan research nípa lọ́wọ́ àwọn ìwégi àwọn ìwé tán ti kọ láwọn ayé ìgbà yẹn nípa concept of God lọ́dọ̀ àwọn Rome kídẹ̀ ló jẹ́ bóòlù sí padà wá sáwọnú Christianity ni pé nígbàtí Jésù wà tán wá sáyé tọ́lọ̀bá rẹ̀ wọn lójíṣẹ́ Rome ló ń kọ̀ntúrò Palestine Palestine ni wọ́n gbé dàgbà àwọn Jíù wà ń bẹ̀ but ẹmọ̀ bígbà tí Nigeria bá wà lábẹ́ colonial kí ni Britain nígbà yẹn so yé báyìí àbí so Rome ló ń dá gbogbo ìlú yẹn gbogbo Egypt gbogbo Syria gbogbo Samaria gbogbo everywhere Canaan everywhere Roman Empire ló ń control rẹ̀ àwọn Roman Empire ní belief tí wọ́n àwọn náà ma ní semi-god God, son of God lamb of God sacrificial lamb àwọn náà ma ń ṣe human sacrifice gbogbo concept original sin ẹ̀kíní kan gbọdọ̀ wà ẹnìkan ló gbọdọ̀ wá kú fáwọn ẹ̀ṣẹ̀ wallahi àkídà àwọn Rome ni belief àwọn Rome ni kò kí ń ṣe belief àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ó dẹ̀ kílẹ̀ gbà yẹn àwọn jíù wà lọ́tọ̀ àwọn rómù wà lọ́tọ̀ àwọn jíù níwé tí wọ́n ń tẹ̀lé tí gbogbo pàtìpàtì yẹn ò sí ń bẹ̀ àmúkọ̀dà dípé létà Paul gbà tó ń dé lẹ́yìn òun padà gbé Christianity yẹn lọ sọ́dọ̀ àwọn Constantine fi Christianity gbà wọ́n baptize sí Arianism létà padà di athanasian ó ti padà tó di Arians again àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo kí ní ẹwà pákà ti brandi kan wá ń lú ìbò má ti gbé fáwọn gbùm ó ti tánánù náà ah, ní òwúrẹ̀ ronú ẹlùmí ti padà á mọ́gbó kí ní ìbáyìí náà kí ló fẹ́ ṣe mẹ́ ní èso padà wá clear sí everybody pé púpọ̀ nù concept tẹ́ ń ṣe concept ẹbọ ni paganism paganism Christmas tree gbogbo àwọn iná tẹ́ ń fi síbẹ̀ kí ni ọ̀pá Santa Claus púpẹ̀ ló ní tàn tó wà lọ́dọ̀ ti yín náà wà kì í sàwọn mùsùlùmí ló kọ́ tẹ̀yẹn ẹ̀yìn náà lè fọ ara yín kọ pé ìtàn bí kí ní ìṣe sẹ̀wá nì àwọn agbègbè náà pagan origin náà tún ni new year pagan origin easter gbogbo everything ẹ̀yìn tàbá ti wá mú wáyìn kan nínú kíní ẹ̀jẹ̀ jésù lómi ẹ̀ tàbá ti wá jẹ búrẹ́dì ẹ̀rìn ara jésù lẹ́jẹ̀ yẹn literally wọ́n ni bẹ́ẹ̀ ni literally wọ́n mọ́ ń ṣe àbí wọ́n mọ́ ń ṣe dáadáa pé wáyìn yóò ẹ̀jẹ̀ nìyẹn búrẹ́dì yóò ẹ̀rìn ara nìyẹn kí ni túnmọ̀ ogun yẹn èyàn ń jẹ èyàn èyàn mú ẹ̀jẹ̀ èyàn tẹ́bá tẹ̀ tí ní pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn ẹlẹ́bọ náà máa ń ní so human sacrifice eh sacrifice èyàn kimi ọlọ́run bá lè wà ara àwọn ẹlẹ́bọ náà ma sacrifice èyàn mo concept yin yìí ọkàn ma sagidi tó tó bá padà sagidi tó bá padà kú lórí ẹbọ yìí ọ bá rẹ láàrin àwọn ẹlẹ́bọ yamal kiyama wallah fagidílẹ̀ ṣe research lórí kìíní ìfẹ́ gbọ́ táfà àwọn sọ bọ̀ lọ ṣe research tiẹ̀ náà ọ wà rí pé nǹkan kan lápàdà rẹ mọ́ kan lọ ṣe research tiẹ̀ náà padà ah wallahi <laughs> torí kèèpé ẹ̀nà kan dédé ń sọ fọ̀ mínú atẹ́gùn ọ́pá náà sọ àmà fi reference sí pé ah, àwọn òwe báyìí nǹkan báyìí nǹkan báyìí khalas ìwé kan wà lórí fún mi báyìí gospel of Barnabas ni àti bẹ̀rẹ̀ introduction wọ́n kọ́kọ́ sàlàyé kí ló ṣẹlẹ̀ láàrin Barnabas àti Paul àti gospel yẹ gangan fúnra rẹ̀ àwọn Christian scholars gangan ni wọ́n kójọ pé gospel yìí exist ní tó wà nú ni pé Jésù Kristi wallahi ẹrú sí Ọlọ́run ni ànábì Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ni kìí sọmọ Ọlọ́run tẹ́tún lámọ́lẹ̀ pé kìí sọ ọmọ ọlọ́run ara kọ́lá kìí sọ ọlọ́run ìjàtán jàjàjàjà láti bẹ̀rẹ̀ wọ gbogbo táìmù 325 council of Nicaea wọ́n jàjàjàjà yẹ pé sọmọ ọlọ́run Jésù kìí sọ ara àwọn kan nínú àwọn Christian àwọn kan ní ara ẹrúsìn ọlọ́run ni ànábì ọlọ́run àwọn kan ní ara ọmọ ọlọ́run kìníkà ẹni tẹ́lọ ọmọ ọlọ́run ni evidence da persecution bẹ̀rẹ̀ ẹbẹ̀ sí ma pa wọ́n bẹ̀rẹ̀ sí ma ṣe everything so yìí báyìí àbí so àbí Allah subhanahu wa ta'ala so ìwé náà ni wípé àwọn tí wọ́n ń pẹ́ pẹ̀ mọ́ra pé ànẹ́bì Ìsá wọ́n lọ́mọ ọlọ́run ni àbáwọn tí wọ́n sọ pé ọlọ́run ni àbáwọn tí wọ́n sọ pé mẹ́ta lọ̀kan ni àbáwọn tí wọ́n sọ pé kí ni yíò mẹ́ta ni ọ̀kan ni so gbogbo belief yìí ńkọ́ belief yẹn wrong ló fi jẹ́ pé belief yẹn wọ́n ni ó fa pé belief yìí anything tó bá tí ó bá ti gbé belief yìí lọ́wọ́ mùsùlùmí gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ gbogbogbọ́rùn kanú àwọn tán máa ń wé táyà mórí báyìí ó láfàá lónà ó wé táyà ó sì mórí báyìí wọ́n náà bá ń sọ kíní kàmọ̀ jẹ́ ọjọ́ christmas kíní ohun kíní kàmọ̀ jẹ́ ọjọ́ kíní kan ṣe tó wá fẹ́ gba tó wá fẹ́ gbowó pos tó wá gbé christian ní gbowó sọ wá ní gbà ní kíní mọ́ ń ṣe ẹ̀yìn kíní burúkú iná kíní mọ́ ń ṣe iṣẹ́ mọ́ mọ́ sí bí pẹ́ ẹ̀gbọ́n tá ń sọ ni kìí ṣe pastor ní sọ̀rọ̀ àwọn afẹ́ni sọ ṣe pos ẹ̀sìn wọ́n lọ́wọ́ pos pọ́lọ̀ bá lọ́mọ aláìkì kò yé mi ṣe pos ọmọ ọlọ́nà bá pos <laughs> ẹ̀ ọ̀fẹ́ kan kápíntà christian ní ọbọ̀ kan ọwà ní ọbọ̀ kan torí pé kíní ṣe kápíntà ṣe ọmọ ọlọ́run kápíntà like kò yé mi ọlọ́run ti sọ fún wa nínú Qur'an ọlọ́run tí ìbá ti kí ń ṣe ẹ̀sìn ọlọ́run lóhun ò kọ̀ fún wa kájọ ṣe community service ìní saturday báyìí wọ́n á pè gbogbo community ẹ jáde a fẹ́ ṣe drainage gbogbo àdúgbò kódà àwọn ọlọ́bàá wájú mẹ́ a fẹ́ iná ó jáde à má jáde kíní a má gbé òkúta báyìí kílọ̀kí ní problem community service gbogbo nǹkan báyìí yóò dàwà pọ̀ sí bájú aláwùjọ ni ìṣe dáadáa sí ra ẹni kò sí Islam ò ní àmọ́ sí dáadáa sí ra ẹni mo lè wòsù kí n dáná kí lọ gbé fún kírísẹ́nì bọ̀ mi kò sí tó sí kírísẹ́nì bọ̀ lè gbóúnjẹ fún mi máa jẹ́ àmọ́ gbùdọ̀ kílẹ̀ pé alẹ́sìn sọ́rẹ́sìn bá ń yọ́ sọ́tọ̀ náà kọ́kọ́ bá sọ́tọ̀ gbogbo nǹkan yóò kù dàpọ̀ má dẹ̀sìn pọ̀ sọ́ráwà àfáà yẹn wọ́n fẹ́ dẹ̀sìn pọ̀ ní ìsìn ọkùnrin wọn sọ pé a ah, ní ìsìn christian ti fowó lẹ̀ níbi lè ní báyọ́ ní ẹ̀yìn tí ń sí ọ́nà nù oúnjẹ kújẹ ò sí ní náà ní ìsẹ̀ ẹni pé christian ti fowó lẹ̀ níbi àsàlátù níbi ẹkín tàǹsẹ̀lẹ̀ ní báyọ̀ rí báyọ̀ ìtò ni in tó bá ti jẹ́ ẹ̀sìn kí lọ́lọ́ sọ ní Qur'an lakum dinukum waliya din ìkaná sọ ẹn kí ló kọ ọlọ́ọ̀bá kan gbogbo wá ń sìn ọni má jẹ oúnjẹ kí ló tì fi ní jẹ ọ̀rọ̀sìbọ́lọ̀ kan lájọ́ ń sìn ẹ má jẹ kẹ́nìkan ká máa dájẹ́ sílẹ̀ fa ẹ̀wọ̀n kan báyìí

àwọn kèfèrí wá bá nẹ́bí pé jíkájọ máa ṣe báyìí àjọ sin ọlọ́run ọba rẹ lọ́dún yìí tó bá ti di ọdún tí ń bọ̀ kájọ sí tiwa náà kájọ <laughs> máa ṣe sí ramọ́ báhùn àjọ sin ti ẹni ní tó bá dọ̀la àjọ wá sílé ọlọ́ni kúlíyà ayyuhal kafirun anábìyèsí tó fún ọ ni mo pẹ̀yìn kèfèrí ẹ̀yìn kèfèrí ẹ̀mọ̀bọ̀ wá la a'budu ma intẹ́yìnsìn èmi ò ní báyìí sìn kòránì tó ń kalò jojúmọ́ ni ẹ sọ́sàmù kúlé ayọ́ alkafirun la a'budu ma ta'budun intẹ́yìnsìn mi ní báyìí sìn wala ma a'budu intẹ́mi náà sìn mọ́ pẹ́ inú ní sìn kí a ló gbẹ̀yẹ̀ rẹ̀ lakum dinukum waliya din ẹ̀yin sí ti èmi náà sí ti mẹ́nu in ní báyìí sìn tẹ́yìnsìn ẹ̀yin náà ò ní bèmi náà sìn tẹ́mi náà sìn ẹni tó bá ya fẹ́ change ẹ̀sìn rẹ̀ dé ìtumẹ̀ ní pé lókùgbà tẹ́ bá sì wà lórí tẹ́yìnsìn yẹ̀wò ẹ̀ ní sìn tèmi náà àfi kẹ́ change sọ́dọ̀ tèmi èmi náà ní báyí sí ti yí tèmi náà báyá change ló yàkù wàlìyàtò bèèrè ànábì òdè ní change so jí kàmù yàtọ̀ láàrin compromise àti tolerance yàtọ̀ wà láàrin méjì àdẹ̀mọ́ sàlà tolerance o ní pé ní ìsinmi àjọ láwùjọ ọ̀límọ́ lọ church kí eh dúró gbódó lọ padà sí ilé ọgbọ̀dọ̀ lọ <laughs> kí ló kà ìyẹn ti ajọ́ ń gbé nìlú ní àwọn kò dẹ̀ sẹ́nìkan tó nìlú ìsó kẹsẹ́ kí mùsùlùmí ìlú mùsùlùmí àbí ìlú kìrìsẹ́nì ara so ní kálùkù jọ mọ́ lọ ẹ̀yìn lọ lè jọ àyẹ́n lọ but ipe a ẹba gbàdúrà dá ni òun ló gbà pé mọ́sílásí tí wọ́n náà wá correct ẹ̀ẹ̀jọ gbà pẹ́jọ tẹ́bà ìkẹjọ gbà pó correct ni ó yẹ kẹjọ máa ń ṣe ni so kí ni àwọn àfáyẹ́sà fẹ́ dápọ̀ pẹ́ sáàjá dápọ̀ wọn ibi kí ni dí wọ́n fẹ́ jẹ́ kan mọ́ invite àwọn church kan lọ mọ́ gbówó so orí kàtà invite ní òní tí lọ church bọ̀ láyà fà nípa pastor wọ́n ti pé bí méjì bàtí mo ti rẹ̀ mẹ́ta podium báyìí àfó sọ̀rọ̀ díẹ̀ pastor ló sọ̀rọ̀ díẹ̀ ah nǹkan nǹkan gbogbo àjọ ń sìn ọlọ́ọ̀lú mi iye owó tí wọ́n ti tẹ̀sákan tí wọ́n bá wọn owó ẹ̀dà làwọn wá wọ́n rí pé ah, àárín mùsùlùmí àwọn súnà ti ń lágbára dí àwọn yẹn ti ń gbọ́ yí ogbó rọ́tẹ̀ ń ẹjá tún wọ́ ẹ explore àwọn Christian bó láṣẹ explore ẹ jẹ́ ká neutralize differences wọn ta ní níbi ìpìlẹ̀ ẹ̀sìn wa whereas àwọn olè neutralize wọn fún yín àjọ tó ti gbájú sọ orí Christian nínú mọ́sálásí mata rẹ̀ àbọ̀ ti rí ń bẹ̀ ọ lè rí ń bẹ̀ sọ lè ká mùsùlùmí tó ti rí church rí wọ́n ti búlì àwọn tiwa àwádẹ̀ ti gba búlì ẹ̀yìn wàhálà yìí ti pọ̀jù ìfẹ́ ah, kí wàhálà mi pọ̀jù ìtorí ma compromise ẹ̀sìn tèmi láyé kò possible náà ẹ̀yin náà kí wà láwọn òpò jù wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ compromise ẹ̀sìn adẹ̀ tí sọ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe kátàkárà pẹ̀lú àwọn Christian ẹnìkan sọ ní jùmọ̀ lánàá ní ìsinmi yìí tẹ́wàá ní àmájò jẹ kèfèrí má kámájò jẹ ẹbọ sí ìtumẹ̀ ní pé kílótọ́lọ̀ wá dáwà sí Nàìjíríà àwọn tán wà níbọ̀ wá báyìí Christian ni wọ́n nígbà nẹ́bì náà Christian wà ń bẹ ẹwà mọ́ owó táwọn yóò fẹ́ tẹ̀lé Ànábì nìṣẹ́ wallahi ó kílẹ̀ àwọn èèyàn mọ̀ mọ̀ fẹ́ tẹ̀lé ànàbì tánàbì bá wà láyé irú àwọn bàbá yóò sọ fún ànàbì gbà kíni wo ọsọ àtẹ́lé àwọn sọ̀hábà ridwanullahi alayhim àti kakini multiple number fún wa times àwọn sọ̀hábà ridwanullahi alayhim wọ́n ní ànàbì gan sọ pé Jibril kò yẹ kò gbólẹ́ni tó ń advice mi nípa neighbor mi títí tí mo fi ń padà ń rò a neighbor mi mọ̀ jogún mi ṣe ma neighbor yẹn jíù ń bẹnu wọn kírísẹ̀ ń bẹnu wọn ah dípá fàmí sọ pé àwọn níbọ̀ rẹ ni tó bá lọ 40 hours lọ kún 40 hours lọ sósì wọ̀lẹ́wọ̀ àwọn àfásùnà tán sọ bẹ́ 40 hours lọ síwájú 40 hours lọ sẹ́yìn àwọn kan ní pé mọ́síláṣí tó ṣe pé tọ́mátì àìbí tó ti bá dúrà ti má pèrún pẹ̀lú ẹnu ti má pariwo gbogbo àwọn ilé tí wọ́n gbọ́ mi gbogbo wọn níbọ̀ mi ni wọn gbogbo àwọn tó wà around Dubai ní ìṣògbà dúrà níbọ̀ ni wọ́n sí rárá àníbọ̀ ni Jibril ń kọ̀ntínú láti mọ̀ pé nébọ̀ yí ó dọwọ́ yí o títí mo padà ń gbogbo àṣẹ nébọ̀ yí ma jogún mi ni Ànábì tí ń sọ sallallahu alaihi wasallam pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrimu jarahu falyukrim jarahu ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́ọ̀bà tọjọ́ ni Khaybar ló invite ànẹ́bì kánẹ́bì wá jẹun nílé òun ẹ ti gbá yàbí kìí sún jẹ ọdún on normal day ní bá bí ká wọ́n ni a sì dára sáwọn níbọ̀ wa ah ya Muhammad a ti dáná nulé o bó wa ní báyìí tó àtọ̀ oya ànẹ́bì sì wọlé pẹ̀lú àmì jùnà àwọn sàhábà ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n ṣe transaction pẹ̀lú kèfèrí tánàbì fi kú ẹ̀wú ogun ànábì ẹ̀wú irin amò in bẹ lọ́dọ̀ christian wọ́n fi gba oúnjẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n fi mortgage because mortgage tọ́ nínú islam mo lè ní àfẹ́dàkùn ah, ẹ fún mi ní gàrí agolo kan igba fóònù yìí tí n bá ti wá dá gàrí ẹ̀ padà àbó gàrí ẹ̀ padà ìgbà fóònù ẹ̀ kò sí tó ṣe ó gbé nǹkan tó wà valuable kalẹ̀ láti fi gba a particular thing tó bá ti wá dá padà ó wà gbà kò sí tó ṣe ànábì náà ṣe tánàbí fi kú kí ní ẹ̀wà lọ́wọ́ obìnrin bó ṣe ọmọ rẹ̀ example tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ ní wọ́pọ̀ so now ṣe wá rí bìkọ̀tá náà bí ti wá compromise ẹ̀sìn ti ẹ̀rí àwọn náà compromise ẹ̀sìn ti wọn ànábì náà ṣe kíni kò compromise ẹ̀sìn ti ẹ̀ wọ́n dẹ̀ jọ ń gbé pẹ̀lú ìrẹ́ pọ̀ so orí kò dìgbà tàbá ń gbé pẹ̀lú àwọn eléégún so dìgbà tí má tó lọ gbé eégún ká tó gbé pẹ̀lú rẹ̀ pọ̀ tó ẹkọ́ àwọn eléégún lájọ wà ládùúgbò náà ni àjọ wà ládùúgbò náà ni ah, ẹ̀pẹ̀lẹ́ eégún gbèmí abẹ́gún gbèmí ẹ̀pẹ̀lẹ́ ẹgbùsẹ́ ọ̀sẹ́ ti jẹun lẹ́gbẹ̀lẹ̀ tọ́ ìnímọ̀ kí ọkà ẹmọ̀kú mọ́ra ọdún egun ọ̀la ìwọ kírísítẹ̀ náà lè kí àwọn ilégún kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́bẹ̀kọ́ kírísítẹ̀ lè kí wọn lè kú mọ́ra ọdún ṣe bí gbogbo àjọ ń sọ páwọn ilégún ẹlẹ́bọ ni wọ́n ni gbogbo àjọ ń sọ ìnà kódà wọn sì lè yíò padà tó àjọ ń sọ ni àjọ gbà pé àwọn ń Ṣàngó ẹlẹ́bọ ni wọ́n ẹlẹ́mí òkùnkùn bẹ́ẹ̀ lẹ́sí máa ń sọ náà àwọn olókùnkùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ mímọ́ ni ti yín òkùnkùn ní ti wọ́n tọ́yì ìbù wọ́n wá ń sí òkùnkùn wọn yẹn ǹjẹ́ yóò bá wọn ṣe ẹ̀ nígbà wọn ṣe náà wọ́n ẹmọ́jà mọ́ sàbùsí ara wa kì ní ẹ̀kílẹ̀ oríṣì ó dẹ̀ simple so kí ìwà mọ́ lópin ẹ̀ṣẹ̀ bọ́lọ̀ ló dáwà sí Nàìjíríà sọrí Nàìjíríà ta wà yìí ìtumẹ̀ bí ìgbà tó bá ń sọ pé Nàìjíríà ẹ̀sìn sí sí Nàìjíríà nìyẹn ọlọ́bàá dẹ̀ sí mistake bó ṣe dáwà sí Nàìjíríà tó ń sọ ní so kí ẹ̀ sọ́ra fún àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tí ẹ̀ mọ́ fi ń ti òdodo àwọn anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ibùnẹ́ ti dàgbà àárín àwọn ẹlẹ́bọ ní kàábà táwọn ẹ̀lé ní tó wá dìlú musulmi òsà 365 ló wà nínú àti ta kàábà òsà kankan nánsìn jọ kọ̀kan Islam padà dé Islam flush everything danu, gbogbo ẹdí àyè mímá torí àyè tẹ́lẹ̀ náà àyè mímá ní tẹ́lẹ̀ anẹ́bí Ibrahim ló Ibrahim àti Ismail ní ọkọ̀ gbà tó yáwó yáwó yá àwọn kan padà gbẹ́bọ̀ wọlé ẹbọ́ padà gbá gbogbo ẹ̀ ànábì wá dí wọ́n clear gbogbo ẹ̀ padà ó dìlẹ̀ ọlọ́ọ̀bá bó sì jẹ́ padà tẹ́lẹ̀ so clear ẹfà yọ àwọn èèyàn dẹ̀gbà so ànábì ń ṣe dáwà pé ẹ̀yin ìyẹn gba Islam kan fi ẹ̀sìn wọ́n lẹ̀ kan bọ́ sínú Islam lànábì ń sọ lé ní nǹkan tí wọ́n ń pè ní rẹ́pọ̀ ni pé mọ́ sọ pé kan fẹ̀sìn wọ́n lẹ̀ kó ní kálukú sáà kí ni kí ni ń pè bẹ́ ọ̀ka Qur'an ọ̀ka Muhammad sallallahu alaihi wasallam so um, ìyẹn jẹ́ bí ó ṣe ẹ̀dàkùn àwọn ọ̀rọ̀ yẹn wàlá èyàn ma máa mm, ń emphasize èyàn reiterate èyàn tẹnumọ́ èyàn tún sọ́tún sọ́tún sọ́ kó lè bá yí gbogbo wa náà ni pé àwọ́kọ́ ìsẹ́nbọ̀dì tó ń bẹ́ni kankan já ibi tó ti ma can invite wa for anything namshi tẹ́bà ti ní ti haramu bẹ́ kílókẹ́ in tí ò tún ayẹ́lò mi pé ẹlùmí àmọ́ pa ẹ́ kíníkan family yìí ah stepmother mi Christian mo láàbúrò Christian now ibi tí mo mọ́ sọ̀rọ̀ christian jù ojúmọ́ yìí mo láwà búrú christian ṣe múyà torí àìwá ní sọ ni yíò sọ náà nìyàn tó ń fẹ́ káà náà mú òdodo yíò sọ gẹ́gẹ́ bó jẹ́ kí ti bá láwọn àbúrò náà tí wọ́n ń ṣe Ọ̀ṣun Òṣogbo yóò wù mí pé àyíntẹ̀yìnṣe ah, yíò rọ́ǹgì náà máa ṣàlàyé bó ṣe rọ́ǹgì bọ́ mi ní fọ́ọ̀sì wọn ilé fokùn sí ọlọ́run pé ọ̀yá baslam láyé kò ṣeéṣe alẹ́bìgùn sí alẹ́bìgùn kọwàá bẹ́ẹ̀ ọmọ tó ti gbọ́njú tó ti dàgbà ma ní pẹ̀yìn tó kó jágbò wọn lọ church ah yóò mọ̀ lọ náà ni yóò hey kìní kan ọ̀yá ní ilé rí bí fọ́sẹ̀ ó ti wà convince pẹ̀lú nǹkan tó ń ṣe ma ṣàlàyé fún mi àlàyé ní ó yìí ká àlàyé tán sí ó tọ́mọ̀ Islam dẹ̀kọ̀ àdìyẹ àmọ́ kẹta wọn kan fẹ́ wọ́n fẹ́ jẹ́ ká mọ ráwọ̀ èèyàn tí wọ́n wọnú ọlọ́wọ̀n bá lọ kádẹ̀ dákẹ́ wọ́n ní pé yìí ni ìdẹ̀mọ́ wallahi ṣe ní kálùkù ọ̀kan táwọn ará ń sọ bó ṣe ọ̀rá kéré tó yìí tó bá dìjọ́ ta bá dún wájú Ọlọ́run ọba látò mọ̀ wéìtẹ̀ nígbàtún kálùkù bá dútọ́ bá rí pé yé mo ti fail a yóò ṣe padà sí má jọ tó bá rí pé wájú Ọlọ́run ọba mo dé mo ti lọ gbé wékú gbé wájú Ọlọ́run ọba nítọ́lọ̀ bá lóhun nígbà mo gbédé mo sì ń gbọ́ tán ṣe wá o ṣe change gbà yìí change ma ọlọ́ni wa yawma ya'addu adh-dhalimu ala yadayhi ọlọ́láwọn kan mọ̀ jẹ kàbámọ̀ yamal kiyama yaqulu ya laitani ittakhadhtu ma'a an-nabiyyi sabila wọ́n ni ó se mi oyin bá ti tẹ̀lé ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ma jẹ kábà pé yé kí ni mo lọ dẹ́wò láyé ibẹ̀ ṣé ó dìgbà tó bá wá dìgbà yẹn kọ tó wá gba àfáà sọ ẹ̀sìn but àìrí ò sí àìgbọ́lógbù ṣe báyẹn an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dada fẹ́ ní kọkawa so jẹ́ ká dúnbẹ̀yẹn fún وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك شهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته